إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أركف الله سبحانه وتعالى lórí ìdẹ̀ra tó tún ti ṣe rọrùn fún wa ní pé ká kójọpọ̀ ní ọ̀rọ̀lẹ́ ká tún wá ìmọ̀ ẹ̀sìn ní ìjọmọ̀ ìyá lápapọ̀ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó mú wájú lórí ọ̀tá ni wọ́n dì síra wọn lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ illal muttaqin àyàfà wọn tó páyà ọlọ́run bá nìkan tuntun so gbogbo ọ̀rẹ́ tí ẹ̀bá ń báyàn sí tí ó bá ti di pé àjọ ń lọ halkọ àjọ ń wá mẹ́sìn ọlọ́run bá àjọ ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀rẹ́ tó sì pé tó bá ti dàtùkọ halkọ̀ tọ̀ ẹ̀mí lọ́lkọ̀ ọ̀hún lóhun lọ́wọ́ èyàn ní òun lọ òun wá mẹ́sìn òun ló ń kọ́ sí ọwọ́ kí so èyàn lóhun tẹ̀lé àwọn afẹ́ẹ̀sìn òun lóhun ṣe kí òun ní tiwá tó wá so irun kaba ẹ̀ al-akhillahu yawma'idhin ba'duhum li ba'din adu so kí wọ́n wọ́n rẹ̀ sí àwọn tí wọ́n mú lọ́rẹ̀ ó ṣe pàtàkì gan so a ti parí muqaddima Sheikh Salih Al-Fawzan so ni tókùn pé ká wọnú madmunu matnu báyìí so bọ̀ wọ́n tún sàlàyé àwọn oríṣiríṣi àwọn nǹkan tá a ti sọ síwájú náà níbi báyìí níbi aláwọ̀kọ́ an-naqidh al-awwal so wọ́n ni Sheikhul Islam قال شيخ الإسلام وني شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى وني شيخ أقبافان إنو إسلام شيخ الإسلام وكتما فون ẹni síwájú ẹni tó jẹ́ mujaddid ẹni tó yí pé ah jùdù rẹ̀ ó fákọ̀ ní asúrù rẹ̀ débi pé gbogbo àwọn tó bá wá lẹ́yìn rẹ̀ riyalun alayhi wọ́n ma ṣe kíni wọ́n ma ní bùkátà sí ẹni so ẹni yẹn sábà ma ń pè ní Sheikhul Islam kìí ṣe ẹni tí wọ́n bọ̀ ọ̀yí àwọn gbólóhùn kan wà tó ṣe pé àwọn tí wọ́n ma ń bọ àwọn awliya àwọn tán sọ wọ́n di òsà àwọn tán ma ń gbé wọn kọjá àlà wọ́n jẹ́ káwọn gbólóhùn dilẹ̀ so ẹ̀láhùn kí ẹ máa pé ìbámi yá sí ní Sheikhul Islam so ẹ̀wọ̀n kan tẹ́rọ lọ́wọ́ so sheikhu sheikhu al-kufaru lẹ́yìn ọ̀rẹ́ sheikhu shirki so lẹ́yìn ọ̀rẹ́ jẹ́ sheikhu islam so wani i'lam wani lamọ́ anna nawaqid al-islam ní pé àwọn kan tó mọ́ bá islam jẹ́ o asharatu nawaqid ní pé àwọn kan tó mọ́ bá jẹ́ àwọn kan mẹ́wàá ni àwọn nǹkan mẹ́wàá ni kí ni àrọ́bù na wá kídùn bẹ̀rùn Abu Ubaida يعلم أن نواقض الإسلام عشرة كنا يعرب له kí ló gbà ẹkọ́kọ́ pè náà no asharatu mhm nawaqib ismu annabu kí wá ní nawaqidul islam the first one kí wá lòun jẹ́ àbúkílẹ̀ sọ báyìí mọ́dọ́ ẹ̀ tó bá ti jẹ́ mọ́dọ́f ohun èsẹ̀ ismu ohun olè jẹ́ ismu fún anna ẹ̀ hmm? eh, second nawaqid lámbáyín sọ asharatu nawaqid abú ẹwọ tíra ẹwọ tíra Abu Sufyan kí ni yarabu asharatu nawaqid kí ni nawaqid ẹkọ́kọ́ wọ́ ìgbọ̀nyẹ rẹ̀ ok abu ara ẹ̀fẹ́ ara dìlẹ̀ نواقد بارك الله فيكم ẹ̀tí ń sàlàyé rẹ̀ lọ nawaqid ìrọ́bùrẹ̀ ní nawaqidi Abu Abu Muawiya àṣángbà ẹ kọ́kọ́ wọ́ ìgbẹ̀yìn rẹ̀ kí ní ìgbẹ̀yìn rẹ̀ Abu Muawiya nawaqidi ok wọ́n bá rí wọn gbá asharatu nawaqid nínà aṣarọ̀tù na wá nawaqid mamnu' min as-sarf nínà àbíkẹ̀ sí mamnu' min as-sarf síse mamnu' min as-sarf fawa'ilu وكن لجمع mafa'ila مفاعل أو المفاعيل بمنع كافلة so fàwáìlù nínú mọ̀mọ̀ mìíràn sọ́fún náà ni àbí kése kése ní ẹ̀sì ń gbòmí bà pé ó wà mẹ́rà ọ̀yí so ìtóní tánpè ní jamu sí ẹgbọ́ mọ̀tá aljumọ́ ni pé gbogbo alif èyí tó ti pé lẹ́yìn alif taksiri rẹ̀ harafi méjì wá so àbí harafi mẹ́ta wá tí àrin rẹ̀ wá jẹ́ kíni tó gba sùnkún idan pè ní jamu sígọ̀ muntahal jimọ́ ni yana so asharatu nawaqidọ ni so asharatu nawaqidọ wani al'awwal aláwọ̀kọ́ ashirku fi ibadati Allahi ta'ala wani òun ni ma ṣẹbọ níbi ìjọsìn Ọlọ́run Ọba so wani qala Allahu ta'ala wani Ọlọ́run bá sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wọ́n ní Ọlọ́run bọ̀ ní foríjì kí ẹ̀sọ́rọ̀gún pẹ̀lú rẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n nǹkan tí bá tó so wọ́n ní inna Allaha la yaghfiru an yushraka bihi wọ́n ní Ọlọ́run bọ̀ ní láíláí foríjì kí ẹ̀sọ́rọ̀gún pẹ̀lú rẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n a yóò foríjì fẹ́ni tó bá wù in tí ó bá tó in tí ó bá tó ìyẹn in tí ó bá tó ẹbọ wa qala ọlọ́run bá sọ pé innahu man yushrik billah ìgbédájọ́jọ́ ẹni tó bá sorogún pẹ̀lú ọlọ́run bá o faqad harrama Allahu alayhi aljanna ọlọ́run bá ti àwọn alábòsí ní ní alánà so ẹ̀rí àbúrú ebo báyìí so àbúrú lára àwọn àbúrú ẹbọ lélè òun náà ni pé ma ń ṣe aljanna léèwọ̀ fún èyàn yóò sì jẹ́ kó ṣe pé bí tí yíò ma gbé inú náà ni so gbogbo ẹni tọ́nà bá sì ti jù síná ẹnìkan ò lè ràn pe pé òun wà fòkùn fún ọ látinú aljanna ẹ wá gba síwéjì wọlé ara ọ̀ so gbogbo àwọn asatirul awwali so wa minhu dhabhu li ghayri Allah nínú àwọn nǹkan tó wá jẹ́ ẹbọ nínú jọ́sìn Ọlọ́run Ọba náà ni pé kí a máa dú fún nǹkan tó yàtọ̀ sí Ọlọ́run Ọba kaman yadhbahu lil jinn gẹ́bẹ̀ ni fi ti ń dú nǹkan fún aljannu aw lil qabr àbí fún kíni fún sáré wọ́n ni wa ashharuha wọ́n lè tó gbajúmọ̀ jù ashirku fi ibadatillah òun náà ni ẹbọ níbi ìjọsìn Ọlọ́run Ọba so wa ashharuha ash-shirku fi ibadatillah èyí tó gbajúmọ̀ jù náà nínú àwọn nǹkan tó máa ń ba ìsìláàmù jẹ́ náà ni kéèyàn ṣẹbọ kéèyàn mórogún níbi ìjọsìn Ọlọ́run Ọba nínú nǹkan tó lè ba ìsìláàmù yẹn jẹ́ nìyàn so kíyàn tí bá sí tán ìbíọ̀ so kíyàn mú orogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba so nínú josin sheikh salih al-fawzan wa fẹ́ sálàyé na wani ni alhamdulillahi rabbil alamin wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd fa innahu yajibu ala al-muslimi wọ́n ló pọ̀lá lórí muslimi o an yakhafa ala dinihi kó páyà lórí ẹ̀sìn rẹ̀ akthara mimma yakhafu ala nafsihi ju bó ṣe páyà lórí ẹ̀mí ara rẹ̀ rọ wa ala malihi as lórí owó rẹ̀ dukiya rẹ̀ so ẹ̀sìn ẹ̀sìn yóò ṣẹ́kù ẹ̀sìn yóò bí wá mímádá yakhafu ala dinihi lima àbí kí lé tí ó fi máa bẹ̀rù lórí ẹ̀sìn rẹ̀ àbí kí ni ó máa bẹ̀rù nínú ẹ̀sìn rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ wọ́n ni yakhafu ala dinihi min al yóò máa bẹ̀rù lórí ẹ̀sìn rẹ̀ nínú àwọn àdánwò wa shubahat àti àwọn ìrújú كما قال النبي صلى الله عليه وسلم جبا النبي sọ pé إنها ستكون فتن àwọn àdánwò ń bọ̀ Ànábì sallallahu alaihi wasallam ló sọ lé kódà nínú pé èyàn gbọ́n òní kí èyàn ma prepare fádánwò so nínú kí èyàn gbọ́n òní kí èyàn ma prepare fádánwò kí èyàn sì ma ráwọn èyàn létí ní tẹ́fì rí nìyẹ eléyìí ṣe pé torí pé wọ́n àlàmọ́ olùfitìnà ni wọ́n ara ẹni tí ó sàlàyé fítànù fáwọn èèyàn so bíbà pé ó ń ta àwọn èèyàn jẹ ni kò sì fẹ́ káwọn èèyàn mọ̀ reality nǹkan tó ń lọ gẹngẹ ìtẹ́fìrí ìyẹn orísìírísìí lẹ́tọ́ àwọn olùmọ̀ fítàn fítàn látàrí àwọn bàbá bin baz so tó wọ́n sàlàyé fítàn fítàn kẹsọ̀rọ̀ àwọn asílà wọn kẹsọ̀rọ̀ fi hadha zaman fítàn orísìírísìí so kí ló dé torí pé lára fíkì húrí lára pé èyàn lágbọ́ yí ọ̀rọ̀ annabi ni pé annabi ń sọ pé nǹkan ó pọ̀ ó wá ma bó ṣe sọ́ra rẹ̀ mẹ́ kí ẹ ma jòkó tẹ̀tẹ̀rẹ̀ ọ̀ ọlọ́wọ́ bó mọ̀ dányẹ̀wò pẹ̀lú fítànì fítànì kan rẹ̀yìn mi fítànì kan rẹ̀yìn mi ẹwọ náà ẹwọ kọ́dà ikhwan títà àwọn sururi tẹ abul hassan ali hassan kí lókọ rẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ hajjúrí gbogbo gbogbo fítànìkan lẹ́yìn kejì fítànìkan lẹ́yìn kejì fítànìkan lẹ́yìn kejì ìbátáwọn sálàfí tún rò pé ah alhamdulillah qad mayyazati sufuf ní pé ah ránkì ti wá kírí ní báyìí ọlọ́run ṣe kíni fítànì tún dé alfitnatul kubra so tí sẹ́kọ̀ọ́bí ìfẹ́kọ́ ohun ó ju gbogbo àwọn fítànì tó ti ṣẹlẹ̀ lọ so èyàn gbọ́dọ̀ gbọ́n ó gbọ́dọ̀ mọ́ tí ń ṣe ọ̀ kíyàn máa pípa kí pé yíò máa kàn burúkú sọ́rọ̀ ọlọ́run bá ara yíò máa kàn dáadáa náà ní pé ọlọ́run mọ́ yóò ṣẹlẹ̀ ọlọ́run mọ́ yóò kí fítànù tún dé oye but èyàn máa ń pípa rí gẹ́bà nabi sallallahu alaihi wasallam ṣe sọ pé la èyàn ẹ̀nà kan pé kó ṣẹlẹ̀ èyàn ma ń pípà fún kó ṣẹlẹ̀ èyàn ẹ̀nà kan pé àtẹ̀wà fítàní kankan jẹ́ àti ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀yìn ọ̀yìn so eléyìn ó yẹ kí wọ́n yẹ akúlù rẹ̀ wò ọ̀yìn so but in tí èyàn ma ṣe ní ni èyàn ma so a níbi wá ní kí ni ṣùgbọ́n tẹ bá ti wá pàdé àwọn ọ̀tá ẹsẹ kí ni ẹ dúró ṣinṣin so ẹ dúró ṣinṣin so wọ́n ní Ànábì ní innaha satakunu fitanun àwọn àdánwò ń bọ̀ ka qita'il laylil mudhlimi ẹtún wọ́n bá Ànábì sallallahu alaihi wasallam máa ń lo àwọn àwọn kílùkọ rẹ̀ àwọn tashbih at-tashbihu al-baligh so at-tashbihu àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tashbih so at-tashbihu dimini at-tashbihu al-baligh ìran àwọn ọ̀nà ilẹ̀ anábi ma ń lò láti pé kí yàn fi gbọ́ọ̀yé so arábi ní kakítọ́ al-layl al-mudhlimi gẹ́gẹ́ bí tó dúdú òru rọ̀ lálẹ́ ibi tí yíò sásídà so lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ ń pa gbogbo bí ní àti pé pẹ̀lú gbogbo ẹ ṣe dúdú yẹn ó ma ń fún yàn ní perception pé gbogbo àyè ní tí ń rọ̀ so ẹ̀ntá nàbí sọ yẹn pé bí ó ṣe kán tó bí fítànù ó ṣe pọ̀ tó ọ̀dẹ̀dẹ̀ ń kálùkù yóò mọ̀ kán síbẹ̀ báyìí bí òjò ni ìbátá níbi tó wá sàlàyé rẹ̀ anábi tó wọ́n tọ́ka wá sí bí nǹkan tó jẹ́ ẹ̀sìn ni pé yusbihu ar-rajulu mu'minan ní pé yóò jẹ múmìní láàárọ̀ wa yumsi kafiran kó sì tó di ìrọ̀lẹ́ yóò sì di kèfèrí sí ní tánàbí wá sọ sí ò wà ní sẹ́ni yóò sẹ́nà kọ̀lá Sheikh Ali al-Khudhayfi wọ́n mọ́ àdífi wá láti fi ń sọ pé kódà èyí ó jí ní sáláfí wà yíò sí mubtadi' àkóso tó dìrọ̀ lẹ́yìn ó sì di mubtadi' ṣe kò ṣẹlẹ̀ láwùjọ wa dáadáa so ẹmọ tún wá wò anábi tún wá ń sàlàyé fún wa pé yabi'u dinahu ó ń ta ẹ̀sìn rẹ̀ bi'aradin mina dunya fún àwọn ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ náà ló ṣe ń sẹ́rí àkílùkọ ah, rẹ̀ kíyàn deny àbí kíyàn abandon kan kò túnmọ̀ pé kìí yóò lọ yóò ìmá ṣẹlẹ̀ èyàn lèyàn ní nímà nípa nǹkan tó yẹ kíyàn sí ń pa rẹ̀ wọ́n ni fal muslimu sheikh solif ọ̀gán sọ pé musulmi o ma dáma ala qaydil haya nígbà tó wà lórí ayé o fa innahu mu'ridun lil fitan orísìírísìí àdánwò ni ó ma dé bá kódà dáadáa àdánwò ni ọ dáadáa àdánwò ni tọ́lọ ma bá ń kẹ́yàn pẹ̀lú dáadáa àdánwò ni látọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala oríire kan lẹ́yìn oríire mi oríire kan lẹ́yìn oríire mi àdánwò ni ọ torí ayé yìí ó kéré gan lọ́dọ̀ Ọlọ́run bá púpọ̀ ayé yìí kéré gan lọ́dọ̀ Ọlọ́run bá púpọ̀ ayé yìí ò jámàn kankan so ẹni tọ́lọ ma bá ń fún kó sọ́ra so wa mu'ridun lè rídà èyàn lè fẹ̀sílẹ̀ àndínì ní islam láti inú ẹ̀sìn islam so tí ó bá sọ́ra ó lè fẹ̀sílẹ̀ ìtànsọ nìyàn wà lè háàdà nítorí ilé nítorí pé èyàn gbọ́dọ̀ páyà fúnra rẹ̀ níbi fitan wọ́lá èyàn gbọ́dọ̀ páyà fúnra rẹ̀ gan èyàn mọ́bọ́lọ́wọ́ bá ṣe tó ni ọlọ́wọ́ bá tún láyẹ̀ èyàn tún wá èyàn mọ́ bí èyàn mọ́ bí àdánwò ọlọ́wọ́ bá se tó ní alazim tí àdánwò ọlọ́wọ́ bá dé kódà nínú ẹ̀sìn lásán wallahi in bẹnu àwọn àdánwò tó sẹlẹ̀ yìí tó sẹlẹ̀ nínú àwọn tí tó sẹlẹ̀ wallahi tó àwọn wà tí so kí tí wọ́n sì mi ìkẹ́nà àwọn ọmọ ìyànà kẹ́nà sọ́rún kàbá ìgbà òun ó kàn máa rò lóòrù ní pé ibùdó ọ̀rọ̀ yìí fẹ́ já sí báyìí èyàn gbọ́dọ̀ bẹ̀rù gan fúnra rẹ̀ gan èyàn gbọ́dọ̀ máa bẹ̀rọ ọba gẹ̀ so kí èyàn máa gbọ́ àwọn ìtànfà ti sàlàyé bóyá kitabul fitan nínú sahihul bukhari àwọn fún mẹ́yàn afá lo ti sàlàyé rẹ̀ kí èyàn gbọ́ kí èyàn fi dẹ́ra rẹ̀ àwọn fitan ti pásánà gan fúnra rẹ̀ àwọn fitan kan wà sẹ́rí yàtọ̀ sí in tí oyin tó fi ẹgbẹ́ àpùsítà àwọn afá súnnà gẹni ẹ wallahi àwọn kìbáàrù ulama àwọn tí wọ́n tí wọ́n ti gbó sínú ma ẹ wo àwọn afá yàtọ̀ sí pé oríṣiríṣi àwọn àdánwò tí wọ́n kẹnu ẹ̀sìn oríṣiríṣi àwọn okọ tí wọ́n sọ wọ́n àwọn náà ní fámílì fa wọ́n ní fámílì wọ́n ní oríṣiríṣi nǹkan fa ṣe àwọn òpé wọn ma ní àdánwò kí a sí méjì látúbùlàwún na fi amwarikum ìtọ́nà ọba sọ ni yau ọlọ́wọ́ bó dán yíwò níbi dúkìá yíò so yán búrò bẹ̀rọ ọlọ́wọ́ bá gan so wọ́n ni wà lè haza nítorí ilé yóò imamul hunafa ẹni síwájú fáwọn olùmọ́ ọlọ́wọ́ bá lẹ́yọ̀ Ibrahim alayhi salam wọ́n ni yad'u rabbahu o ń pe olúwa rẹ̀ fayakul o ń sọ pé wa junubni gbémi jìnà sí wa baniya àtàwọn ọmọ mi an na'buda al-asnam ní píká bọ àwọn òsà rabbi innahunna adlalna kathiran mi o àwọn òsà yíò ti sọ àwọn òsà láyé wà dùn ní o àwọn òun làwọn òsà ìgbà tiwa káwọn yẹn mọ́ bọ sàárè ìmọ́ bọ sàárè òun lò sà táwọn yẹn ń bọ̀ nígbà tiwa wọ́n mọ́ sọ pé àwọn áúlìyà wà ń bẹ àwọn ẹni ọlọ́run bẹ nínú sàárè gbésò ká máa bọ àwọn ẹni ọlọ́run tó ń bẹ nínú sàárè eléyẹ bọ ni pẹ̀lú ọlọ́run ọba àìmọ́ bọ́lọ́run ọba ẹni tó sì pé ó fọ́ àwọn ère pẹ̀lú ọwọ́ rẹ̀ sàrán Ibrahim tó fọ́ ère pẹ̀lú ọwọ́ rẹ̀ sẹ́bẹ̀ iná mọ̀ ìtàn náà aha wọ́n ni wà údí fi sẹ̀bílì dhalik wọ́n tún fìyà jẹ lórí pó fẹ́ fọ́ àwọn ère táwọn yẹn jọ́sìn fún yàtọ̀ sọ́rọ̀ ọba wà ulqiya fi an wọ́n tún jù annabi Ibrahim sínú náà yakhafu ala nafsihi ó ń bẹ̀rù lórí ara rẹ̀ an yartadda ani tawhid nípa kóhun fi tawhid ilẹ̀ so tí a rí gbogbo ẹni tí nǹkan bá ń jọ lójú láyé pé nǹkan wọn ò bọ́ fún wallahi kò tí ní nǹkan yẹn àpẹẹrẹ pé ẹni yẹn ò tí ní kìníyàn gangan ni gbogbo ẹni jábá ti rí pé nǹkan máa ń jọ lójú pé kìní yóò lè bọ́ fún láyé kò tí ní kìníyàn òjò tó bá ní kìníyàn òun ni ó mọ̀ páyà jù pé kó bọ́ fún òun ni ó sì mọ̀ jù pé ha kí ní yóò rọrùn láti bọ́ ok àwọn olẹ́rò pé ma ń sáré sí owó jù nínú àwọn tó ma ń sáré sí owó jù rẹ́klẹ́sì kó wípé kò sí tí wọ́n lè ṣe ni àwọn tó ti sáwọn tó ti ní gan ni àbáwọn tí ò tí ẹ̀rí mí sí tàfilé ní èwo náà méjì àwọn tó ti ní gan ni kò sí tí wọ́n lè o kódà wọ́n ti ti ń tó kalẹ̀ pé ọmọ náà ìwọ náà ò gbọ́dọ̀ mọ́ lówó so ìdí ni pé tí èyàn bá hmm, ẹni tó bá mọ̀ nǹkan gangan à kò tó bẹ̀ kó sọ pé kíní òun àkò lè bọ́ so bá kẹ́nà ẹni tó bá mọ̀ tawhid tó sì mọ̀ bí ẹbọ ṣe léwu tó bó ṣe wà dàkíkì tó bí ẹbọ ṣe lè sápá láwọ́ èyàn tó irú ẹni bẹ́ẹ̀ náà òun náà bẹ̀rù lórí ara rẹ̀ so ìtẹ́fi nípa àwọn tí wọ́n máa ń gbóyà jù lórí tawhid àwọn tí wọ́n ní tàwíìdì náà ni pé àwọn òsì náà tí màláíkà wọn sọ mọ́ Rabbuka fún so ẹ́ ti báwọn ilé iná wọn ò tẹ́ wulẹ̀ ní tàwíìdì náà tẹ́lẹ̀ wọ́n ni wa ya'budul asnam ó sì ń bẹ̀rù pé kóhun má bọ àwọn ère li'anna alladhina 'abaduha tó ní báwọn tí wọ́n bọ ère sí àwọn tó bọ ère sí àwọn èé sọmọ min al-bashar ìran kẹ́ nínú àwọn èèyàn náà ni wọ́n náà sa àwọn tán bọ́ sàárè sàárè tó rò pé ìwò lè bọ́ láyé yẹn àwọn tí wọ́n ń gun pó lọ́rọ̀ mọ́ picture eh, Ibrahim Niyas kẹ́tíbán wọ́n zúrọ̀ ní kó wà àfíà fi àwòrán rẹ̀ yá àfíà tó tọ́ bitawaturi kẹ́dìb ẹwọ̀n pé irọ́ náà ma ń tàwátàrọ̀ ń gbà mí fala tastagribun irọ́ ma ń tàwátàrọ̀ náà ń gbà mí táwọn ruwá tí irọ́ bá pọ̀ irọ́ ma ń tàwà tààrọ̀ tí ó wà di pé àà ah, lótọ́ ni lẹ́nu lé ìlásán wallahi èyàn 200 mo ti rí tó ti sọ ń gbó ti rí bá ti pítọ̀ Ibrahim Iyas <laughs> ẹ̀wọ̀n oye ọ̀kẹ̀ tán bá ti ẹ̀wà tún wá rí igẹ́ ṣàyàtí ó sì ẹwà ṣẹ́rẹ́ yìí tí wọ́n rí ó pọ̀jẹ̀ ìtànṣẹ́kí tí wọ́n rí lọ in tó wà mẹ́rin àkíkọ̀ rẹ̀ ni èyí tí wọ́n orí tó ṣe pé irọ́ ń tàwá tààrà ni so wọ́n wọ́n gún òpó lọ ibẹ̀ lọ́rùn mí ti ń rí bọ́gú fala hawla wala quwwata illa billah wani li anna alladhina abaduha tó rí pàwọn tí ń bọ òsàyí náà min albashar ìran kan nínú àwọn èèyàn náà làwọn náà wa indahum uqul àwọn náà ní làákàyè náà wa idrak wallahi in bẹnu ẹni tí ń bọ òsà tó gba professorship in bẹnu ẹni tí ń bọ òsà wallahi tó gba professorship dáadáa kódà wallahi tallahi in bẹnu ẹni tó gba tí ń bọ àwọn sàárè tó ti pé wallahi ibi tó ti gba doctorate rẹ̀ professorship rẹ̀ gbogbo tí ó bá gbà wallahi nínú islamic studies ni so tàwà ní ìwọ tó jọra ẹ lójú pé ah, ah? àwọn àbí islam gini àwọn tíra fíkíò àwọn fíkíò muamalat eh. so wọ́n ni wà ní dáhùn mọ̀kúlùn wa idrak àwọn náà nílá káyìnà àwọn náà lè gbọ́n káyìnà walam tanfa'uhum okúlùhùn lákàyìn wọ́n sí wọ́n láǹfàní wa idrakatuhum àti àgbọ́yé wọn wa tamna'uhum min an ya'budu ibrahimu alayhi salam ibrahimu ń jẹ́ لما رأى كثرة من وقعوا وفتنوا بعبادة الأصنام nígbà tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bọ́ sí àti tí wọ́n dáwò pẹ̀lú pé kó máa jọ́sìn fún àwọn ère khafa ala nafsihi ó bẹ̀rù fúnra rẹ̀ fada'a rabbahu ó wá pé olúwa rẹ̀ an yuthabbitahu ala dini tawhid ní pé kó fún òun ilẹ̀ lórí tawhid wa illa yazigu qalbuhu tàbí bẹ́ẹ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ ọkàn rẹ̀ lè kama záhọ̀ haula gẹ́bà wọn ni náà bá ṣe yẹ fa innahu basharun mithluhum torí pé abara lòun náà bí ti wọn wani wal basharu la tu'manu alayhi alfitna abara sire ẹ̀mí ò lè bá rẹ̀ pé àdánwò lè dé bá walihadha kana nabiyuna muhammadan wani ìdí ni tí annabi wa muhammad sallallahu alaihi wasallam wa huwa akmalu nasi imanan anábì ló sì péjù ní iman wa akmaluhum tawhidan anábì ló sì péjù ní tawhid yakhafu ala nafsihi anábì ma ń bẹ̀rù lórí ara rẹ̀ fayad'u wa yaqul anábì ma ń pè ọlọ́run bá yíwa ma sọ pé ya muqallibal qulub ìrọ tó ma ń darí ọkàn thabbit qalbi ala dinik fi ọkàn mi nílẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ o ibadallah gbogbo ìjọsìn tí ẹ bá ń ṣe tí ò ti kún tí ò bá ti ní àtàdọ́rùn

oye but kọkànyàn kó break ẹ̀mọ́ gbónú tẹ́ ma ń lò lára ní inkisarul qulub kọkàn kó sí kíni kọkàn break kọkàn rẹ break pé o german kankan gbogbo tó bá jẹ́ o german kankan so o ju project ọlọ́wọ́ bá lọ ìgẹ́ yóò kan báyìí ní ọ inú ẹ̀dà ọlọ́wọ́ bá so wọ́n ni anábi ma ń sọ pé ya muqallibal qulub yẹrẹ tó ń darí ọkẹ́ o thabbit qalbi ala dinik fi ọkàn mẹ́rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ fatakulu lahu aisha ummul mu'minin aisha radiyallahu anha o ma wọ́n sọ fún pé takhafu ala nafsik o ń bẹ̀rù lórí ara rẹ̀ nínú riwaya mi ummu salama wani fa yaqulu rasulu sallallahu alaihi wasallam wani òjíṣẹ́ náà bọ́wà ma sọ pé ya aisha yẹrẹ aisha wa ma yu وما يؤمنون وما يؤمنني وقلوب العباد بين اصبعين من اصابع الرحمن so kíni yóò fẹ́ mi lọ́kàn bare nígbà tó sì ṣe pé a ọkàn àwọn ẹrú ó wà ní àárín ìka méjì nínú àwọn ìka Ọlọ́run Ọba ni so ni wali hadha wọ́n ní nítorí eléyìí fàyínà al-Khalilayn wọ́n láwọn ọ̀rẹ́ ayò méjì tọ́nà ọba ní ibrahima wa muhammadan wọ́n ni sallallahu alaihima wasallam khawfa ala dinihima wọ́n bẹ̀rù fún ẹ̀sìn wọn wọ́n ni falaja'a ila Allah alójú kíyàn wá bò lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba kíyàn wá protection lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n ni bí an yahdiyahum ní kókó tó àwọn sọ́nà bí an yahdiyahuma ní kókó tó àwọn sọ́nà mimma waqa'a fihi al min al-khalq nínú àwọn nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tí wọ́n kó sí wa min halihi dunahum wa man haluhu dunahum ẹ̀tọ́ bá ṣe pé ìṣesí rẹ̀ kò tó tàwọn khalil méjèèjì awla bi dhalik òun gan ló tọ́ sí kó máa páyà fúnra rẹ̀ wọ́n ni falyakhafil muslim wọ́n ni kí mùsùlùmí kó ala dinihi lórí ẹ̀sìn rẹ̀ wọ́n wa ala nafsihi àti lórí ẹ̀mí ara rẹ̀ min sharri du'ati su níbi aburú àwọn olùpẹ̀pẹ̀ aburú wa mina shubuhat àní bíbi àwọn ìrújú wal fitan àti àdánwò fitnatu shahawat àdánwò ti ìfẹ́kúfẹ́ ọkàn wa fitnatu shubuhat àti àdánwò ti àwọn ìrújú wal yakhaf min kulli dhalik kó bẹ̀rù gbogbo ẹ̀ fa idha khafa wọn tó bá bẹ̀rù rẹ̀ fa innahu ya'khudhu bi asbabi salama yóò ṣe àwọn nǹkan tí ó jẹ kó là wọ́n ni wa yatajannab yóò sì jìnà sí asbab al-halak àwọn nǹkan tí ó fa ìparun amma annahu yakhafu àmọ́ kí yaka ma páyà wala ya'khudhu bi asbabi salama wá sí àwọn nǹkan tí ó jẹ kó là wala yatajannab bẹ́ẹ̀ sì ni kò jìnà asbab al-halak àwọn nǹkan tí ó jẹ kó parun fal la yakfi ìbẹ̀rù nìkan ò tó fara budda an ya kuna ma khawfi 'amalun tí a bá ń páyà lórí ẹbọ kó tún ma ṣe kíni kó tún máa ṣiṣẹ́ tọ́ min hadhihi al-fitna tí ó dabo bó nínú àdánwò yi fa hadha amrun khatir alamuri tó tó dangerous gan lele wala yumkin an ta'rifa hadhihi an-nawaqid wọ́n ni kò possible kí yẹn máa wọn nawaqid won ni ko possible ki ma maa won nawaqid yii wa shubahat wal afkar al-munharifa àti àwọn ìrújú àti àwọn ìròrí tó ti nù illa bil ilmi nafi' ìmà ìmà tí ó sínyà láǹfàní lè yẹn fi máa mọ́ wọ́n ni li anna al-jahila torí pé aláìmọ̀ká yaqa'u fi hadhihi al-umur yóò mọ̀ kó sínú àwọn alamari wa huwa la yadri kò sí ní ma bal yuqallidu an yóò sì máa ṣe kíni àwọn tí ó ní èròǹgbà dáadáa sí wọn jẹ́ ah, àà afẹ́ alágbájá ọlọ́wọ́ bá gbà fún kan in tó fi ṣe pé kí alọ́lọ́wọ́ bá fi gbà fún òun náà ni pé kíni àwọn tí ń tẹ̀lé e pọ̀ tó bó ṣe ní branch ní lọrin ló ni wọ́n tún nílé ah gbígbà kọbúl nígbàdúwà ń bẹ lọ́rọ̀ àfà so wọ́n máa yíò máa mọ̀ rọ́dá láti mọ̀ pé à ah, so wọ́n yóò sin bí himu dọ́n so wó dáadáa yìí tí ó máa rò àbí ẹlòmí iná látara ìfẹ́ inú tí ń bẹ lára rẹ̀ sẹ́rí èmi ò rí ìran ìyẹn láyé tí ń pẹ̀lá rẹ̀ mùsùlùmí tí ò láfa ẹ gbàgbé kò sí ìran ìyẹn láyé tó ń pa rẹ̀ mùsùlùmí tí ò láfa kódà àwọn tán ti fẹ̀sílẹ̀ tẹ́yìn pẹ̀lú àwọn mùsùlùmí wàláì wọn láfà àwọn ọlọ́sí láfà ọ̀ àwọn onígbó wọn láfà ọ̀ àwọn ó sì ná láfà so kò sírú àwọn tí kò sírú ohun tó tẹ́yàn fẹ́ jẹ́ tí ń pe àpẹmọ́ra islamu kò sírú wọn tí ò láfà ọ̀ so èyàn gbọ́dọ̀ sọ́ra gan kí èyàn wòye sí pé ókè sí èsẹ́ pé torí aburú tí mo wà lérí ẹ̀ ló mú fi mọ́ láfà èyàn búrọ̀ wòye síra rẹ̀ gan wọ́n ni a wọ́n ni bal yuqallidu an-nas yóò ma tẹ̀lé àwọn yàní tẹ̀lé afọ́jú wa man yuhsin bihim adh-dhann fa yaf'alu mithla fi'lihim yóò ma wá sí wọn kan ìkàtà wọn náà sí wa amma al-alimu ar ẹ̀rí olùmọ̀ tó rí àwọn èèyàn èyàn máa ń rí àwọn èèyàn ni so in tó fi sí pé in tó gbajúmọ̀ tán mọ̀ máa àfà òun ni pé kí wọ́n máa kí wọ́n máa ṣe àwọn halakọ́ọ̀tì ìmọ̀ ẹ̀dẹ́ o kán máa ṣe àwọn halakọ́ọ̀tì ìmọ̀ kán máa kọ́ àwọn èèyàn nílé kíwú kán máa rí àwọn èèyàn kìí ṣe tán mọ̀ 2000 ah, àwọn public lectures tí wọ́n the 200 public lecture tó ní pé afá ti public lecture tó pọ̀ gan ó ti wọ 200 so ó yẹ kán sí gini kan fáfà ní award fala hawla wala quwwata illa billah kọ́lá ẹni tí ó celebrate ẹ̀ gan ah, kílẹ̀ fi mọ́lá afá ah, afá wọn ṣe public lecture gan ni public lecture eh àwọn eh, tó bá bẹ̀rẹ̀ báyìí murabbi lèyàn gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa rí àwọn èèyàn èyí kéèsì pé èèyàn ń kọ̀ lẹ́m kọ́ public lecture mutlaqo oye so ọ̀pọ̀lọpọ̀ orí lè jáde ń bẹ̀ ẹwà àwọn aṣẹ́kùsẹ̀ mí náà wọ́n máa ń dá but in jáde pé wọ́n gbárùkù sí lọ́pọ̀lọpọ̀ gbà sí alẹ́rù mi máa ń jòkó jòkó pé tọ̀ èmi ò ráyè ìkọyàn so in tẹ́mi àyítáwà ká ṣe kíní ni ká ṣe lecture ó ti wá pọ̀ jù nù táa lè ṣe tábà tẹ̀ fi wá tààtẹ̀ láfẹ́ kọ́yàn wá kákan sí dáwọ́rọ̀ ọjọ́ méjì lásán oye ṣẹ́wọ̀n kẹbáyìn so in bẹ́nu àwọn èèyàn dáadáa kọ́lá in bẹ́nu ẹlòmí tí wọ́n fi mẹ̀tì sí lọ́dọ̀ so tó yí pé bọ́n ṣe rí nì àwọn kan tó jọ mọ́ ìmọ̀ rí àwọn èèyàn mọ́ rí àwọn èèyàn ẹbá irú àwọn báwọn tẹ́ má bẹ̀rẹ̀ ní wákìlì Islam báyìí àwọn ò lè bá débìkan tó fi sú pé wo kò jíjà òun kò jíjà ẹ̀rùn pé ìran anù ló ń bẹ láìfà so ìran anù ní so onímọ̀ kò jíjà wọn torí báwọn yẹ bá ṣe pọ̀ sí ní ma ń ró ọkàn wọn a ma ró orí wọn a ma gbóná orí so ha kò ní o kò sí èméjì ń bẹ so ní tó ti pé àwọn sálàfù báyìí táwọn yẹn bá ti pọ̀ báyìí ẹ̀rù ma ń bà wọn ẹ̀rù ma bà wọn pé eh àdánwò ni ọ tó ní kèése gbogbo ohun tó fẹ́ sọ ń bẹ̀ gbogbo èèyàn ni ó gbọ́yé ọ̀tọ̀ ni tó sọ ẹ̀tọ̀ ni ẹlòmí látara bó ti ṣe fọ́jú tó nípa ìsìn Ọlọ́run Ọba gbogbo ohun tó má sọ báyìí nọ́sọ̀ <laughs> bẹ́ so alimu rabbani èyí kí ẹ máa rí àwọn ni èyí máa rí àwọn èèyàn ni so fa innahu yanfa'uhu ilmuhu wọ́n ni ẹni tó bá jẹ́ alimu rabbani ìmá rí ó sì àwọn èèyàn láǹfàní bí idhnillah pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́wọ́ ba wa yatajannabu hadhihi al-umur yóò sì ṣe kíni yóò wa man kana billahi a'raf ẹni tó bá mọ̀ Ọlọ́run bá jùlọ kana minhu akhwaf òun náà ni ó páyà Ọlọ́run bá jùlọ oye ní táwọn olùmọ́fí mọ́ pé àwọn ọgbádù ní àrífúnù ni ẹ bó jẹ́ sí pé àwọn kìí padà àwọn Sufi padà hijack ẹ̀ ní padà hijack gbólóhùn al-àrífún inú àwọn gbólóhùn táwọn àfáà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ̀ so àwọn súnfí wọ́n padà àìjákẹ̀ so ni wa man kana billahi a'raf kana minhu akhwaf wọ́n ni fa yata'allamu al-insanu al-ilma an-nafi'a kí yẹn wáyìí wà tó sánfàní la siyama pàápàá jùlọ ilmul aqida ìmá àti sọ́kẹ̀n fa ya'rifu al-aqidata as-sahiha kó aqida tó lálàáfíà min ajli an yatamassaka biha nítorí kó bá fi lè gbámú ويعرف نواقض العقيدة كما هو أنك تولي بعقيدة جي ومفسداتها أتعوى أنك تولي تولي باجي حتى يتجنبها تتيو في جنسي كما قال حذيفة بن اليمان يبي حذيفة سيسوكي كان الناس عوان يو يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير ومن بيو جيسي أنا أباني باهون كداداني حذيفة بن اليمان ولا وين يمن بيو جيسي أنا أباني باهون كداداني wa kuntu as'aluhu 'ani sharri àmọ́ ma ń bí nípa nǹkan aburú ni makhafata an yudrikani látara pé òun bẹ̀rù pé kíni kó má dìbà wọn hadha huwa al-fiqh eléyìí ni àgbọ́yé li'annahu ma zaka nafsahu kò wò pé àwọn ti tó tán faqala makhafata an yudrikani ó ní òun bẹ̀rù kó má dìbà wọn èyàn ma ń bẹ̀rù ni ṣe rí in tí ẹ̀ bá rí jù láwùjọ tọ́lọ̀ bá bá tún wá sáyẹ̀ lẹ́sà pé wọ́n náà rí pò kó sú kíní kí ní ẹ̀lú ẹ kí ẹ ma wá bẹ́yìn ó sì jìnà sí jù in ta ma ní pé in tó kó àwọn ìyàláwò jọwà jù ní pé fífẹ́ ayé ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lábòlá ní àtàwọn tán láwọn pèpè gan ó kó bá wọn gan ó oye so reciprocative test here ká máa ṣe fún oye so èyàn búrò bẹ̀rù ilé ìfúnra rẹ̀ gẹ́ pé àbúrò mi náà sí ní kó sí kì ní ìbáyìí wọ́n ni wọ́n náà l'áàn wọ́n láwá ní sí báyìí fi qadmi fitanin azim wọ́n ni nínú fitan tó ní agbára lawa wa shubahatin mudallila àti àwọn ìrújú tó lè sọyẹnu wa du'ati su'in àtàwọn olùkùnkà burú wa ashiya'a kathira àtàwọn nǹkan tó pọ̀ láà takhfaakum tí ó pamọ́ sí yín fayajibu ala al-insan ó pẹ̀lẹ̀ da lórí èyàn an ya'taniya bi amri dinihi kó gbárùkù ti alamari ẹ̀sìn rẹ̀ wa yakhafu alayhi kó sì páyà lórí ẹ̀ wajada man yaqul ní pé yóò rí àwọn èyàn tí wọ́n sọ pé wujida wa tuhadhiruna min ash-shirki ẹn kìlọ̀ fáwọn yẹn bí ẹbọ wa antum awladu aqida àwọn ọmọ yín gbọ́ nǹkan yìí náà wa ashabu fitra orí ẹ̀sìn orí ẹ̀sìn àdámẹ́lẹ́wà wa antum fi biladi tawhid ìlú tawhid yìí rẹ̀ tún wà so ilé ẹ̀kọ́ ni fún yẹn pé àwọn kìtàbù tàwí ẹgbẹ́ bọ́ sáwọn tíra àwọn tíra lóga tíra àdísì ọ̀yẹ́ àwọn tíra fíkíò àwọn tíra fíkíò ẹ̀ká àwọn gbárùkù ti yẹn ara o àmì ẹ̀ náà ojú ọ̀nà tàwíìdì yẹn ojú ọ̀nà tàwíìdì yẹn lè yẹn gbúrọ̀ fún wọn lẹ́sìn so wọ́n ni Ah, wa antum fi biladi tawhid ìlú tawhid lẹ́wàná saudi lẹ́wàná fala tahtajuna annakum tadrusuna tawhid ẹ̀yin ò nídìí kẹ́ tún máa kọ́ tawhid mọ́nà àkílò dé odidi afá kanlẹ̀ saudi kitabu tawhid lẹ́ márùn wọ́n ni wa ta'rifuna anwa'a shirki wọ́n ni kẹ́ tún máa wọn rẹ̀ bọ́ wọ́n ni wala an tashghalu al manahij ad-dirasiyya bákanáà àwọn syllabus kí ló tẹ́ ń fílẹ̀ àwọn syllabus bí kútù bí láàkídà pẹ̀lú àwọn sílá àkídà láwọn schools ní kí ló dé wa tu'allimu al-awlad ẹwà ń kọ́ àmà kéèkéé hadhihi al-ashya ẹ̀ ń kọ́ wọn ní gbogbo nǹkan yìí lasun bi hajatin àwọn kan ma sọ gbogbo wa dalalatiha àtàwọn àánú rẹ̀ falastum bi hajjatin ila hadha ẹ ní bukata sílẹ̀ fahadha gururun ẹ̀tànjẹ́lẹ́lẹ́ wajahlun àtàìmọ̀kẹ́ autadilirun àbí ìsọ nínú falwajibu ala al-insan in tó pọ̀nà da lórí èyàn an ya'rifa hadhihi al-umur kó ma wọn alamari min ajli an yaslama min sharriha kó ba fi lamina an tatajannaba shay'a kò sí possible kẹ́ jìnà sí kíyàn jìnà sí nǹkan o wa anta la ta'rifuhu o sì makiniya wala yumkin an tatamassaka bil haqqi kò sí possible kó di òdodo mú wa anta la ta'rifuhu o sì ma so alwai rukoyin rahimahullahu ta'ala nínú risalatu nínú tírà wọn risala tan kọ sí ìkanná àwọn mayawon wọ́n ṣàlàyé orísìírísìí àwọn èèyàn nípa in bẹnu àwọn kódà tí yàn bá gbọ́bọ́n sí sàlàyé rẹ̀ yìí wọ́lọ́ yóò jí kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀rọ̀ tí bú báwọn yẹn ṣe rí láwùjọ yóò jí kó yé wa in bẹnu àwọn ẹ̀sẹ̀ sọ pé ó ma in tá ń pè ní hidaya tóòtọ́ ó mọ̀ pé hidaya wà ń bì kan bọ̀ ibi tí hidaya yẹn wà kò mọ́ ṣe àlọ́yìn kọ́ yìí wọ́n list yẹ báwọn yẹn ṣe rí ní hidaya níbẹ̀rẹ̀ ah, risalatu Ibn Qayyim ila ahadi ikhwanihi wani wala yumkin an tatamasaka bil haqqi wa anta la ta'rifuhu faqad ta'taqidu faqad ta'taqidu al haqqa batilan wani eyan le ko dodo ohun lanu wal batila haqqan wani eyan sì lè rò wa yaquluna antum tukaffiruna an-nas àwọn yẹn tún ma ń parọ́ máa wọn tí ń kọ́ tawhid pé ẹ ń pè àwọn yẹn kèfèrí limadha tudhhiruna hadhihi al-ashiya kí lẹ fẹ́ rí ní gbogbo tẹ́ ń dánwò yìí fanakul a sọ pé nahnu la nukaffiru ni kèfèrí ni o ìfẹ́ ní à ah, kódà àwọn èyàn sọ́ra kò túnmà pé ẹni tó bá tọ́ sí tí ó sì pé ó rẹ̀ kò sí nǹkan tó kọ́ di pé kíyàn pé ń o wọ́n ni nahnu la nukaffiru o a kí pé yàn kèfèrí jàre illa man ọhụrụ Allah àyàfẹ́ni tí Ọlọ́run bá bá pè ní kèfèrí wa rasuluhu àtòjíṣẹ́ ولكننا نخاف على انفسنا سبحان امبر امبر فراوا ولا نزكي انفسنا ولا نزكي انفسنا اه اه يراونا so na yin rawa so na sun no Ọlọ́run bá ní pé àwọn kan náà ni ma ba ṣe ma tún kan ya ṣe iṣẹ́ tán ṣe yi ó ma fọ́ ma ka wọn wà lórí nǹkan ma da wọn wọn àti na wọn jọra wọn lójú púpọ̀ tẹ bá compare ìjọra lójú àwọn súnà compare sí ìjọra lójú àjọra lójú àwọn tán sọ pé wọ́n jọra wọn lójú yìí so kanáhàrín fi báhàrín ni so kò dólẹ́gbẹ̀ àwọn rárá so wọ́n ní wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n wọ́n ni fana'khudhu bí asbábi najah kásí àwọn nǹkan tí ó jẹ kálà wa nuhadhdhiru an-nasa ká kìlọ̀ fáwọn èèyàn wọ́n ni wa nansahhum kásí ká fún wọn ní ìmọ̀ràn afá ó di pé ẹmọ ń fọlá tọrọ bẹ́ẹ̀ bá ń bẹ̀rọ ọ̀nà mọ́sálásí ẹdẹ́kùn ẹ̀ ẹmọ́ sí má àwọn nǹkan tó ń tà yìí gbogbo tó wé mọ́nú sọ́pù bàrámà ló wé mọ́nú ọ̀kadà gbogbo ọ̀kadà rẹ̀ ló ti lẹ́ barhama mọ́ yìí ó sì nǹkan tó lè ṣe fún ọ so ní tọ́lọ̀ bá subhanahu wa ta'ala sọ nínú Kùránì ni alhunna kashifatu dhurri sáwọn ẹni yìí sẹ́lẹ̀ gbé ìnira mi kò ní kul hasbiya Allah sọ pé Ọlọ́run ọba tó mi alayhi yatawakkalu almutawakkilun so wani a wa nahnu aidan bákaná àwọn náà àwáwò na ta'allamu hadhihi al'umur an kọ́ gbogbo àwọn tawhidi min ajili an nubayyana lin nas kára fi sàlàyé sáfáwọn yàn amurha alamari rẹ̀ ẹwọ bí ṣeitọ́nù sí gẹ́ẹ̀tì àwọn generation àwọn èèyàn nabi Nuh generation after generation iṣẹ́ ṣeitọ́nù ṣeitọ́nù àǹfàṣù rẹ̀ wà ba'ida gan oye so ó gùn rẹ̀ so òun ti ń sẹ́ẹ̀tì plan nílẹ̀ láti ti pẹ́ti pẹ́pẹ́ àwọn ọmọ àwọn ọmọdọ́mọ lòun ó rí mú kí ni ẹ sí ma ń ṣẹlẹ̀ gan tó bí àwọn tó bá Umaru náà sọ ilé eh, náà innama yanqudu urwata al-islami urwa hmm? man nasha'a fil islami walam so ẹni tí ó mọ gbogbo fítànù fítànù arábí fítànù gbogbo ẹ̀ tẹ́yàn ti forírọ́ fún gbogbo ẹ̀ òun kàn jí lórí ọkàn ní ń bá súnnà lọ ní ń bá súnnà lọ kò lè dàbí ẹni tó ti tó ti tó fojú wíwí fítànù kò lè dàbí so súnnà Ọlọ́run bá ní pé àwọn tó bá rádẹ̀wò Ọlọ́run bá máa fi ń ṣe wọ́n jiná ni but àwọn tó wá sísádẹ̀wò yẹn wọ́n wá mú nǹkan rọ̀ fáwọn èèyàn àwọn ni wọ́n dúró rílẹ̀ wọ́n wà jẹ́ kí nǹkan rọ̀ fáwọn èèyàn ṣe wá láwọn tí nǹkan bá rọ̀ fún èèyàn àwọn náà ma ń padà wá balẹ̀ jẹ́ so kíyàn kan ṣe tí ẹ kó ma lọ náà ni the best náà ni pé kíyàn ṣe tí ẹ sáà ṣe tí ah, eh, ah, ẹ ma kúkó ma lọ bọ̀ pé à ẹwà náà Ibrahim náà alayhi salam bó ti pé Ọlọ́run bá gbàdúrà Ànábì Ibrahim ẹ wò lẹ́yìn gbàtà Ànábì Ibrahim tún kú táwọn èèyàn ṣe kí wọ́n tún padà sí ìdí náà ni ṣe wọ́n kẹ́ so súnnà Ọlọ́run bá so àwọn tọ́nà bá bá fẹ́ jẹ́ kí wọ́n jiná dáadáa àwọn ni wọ́n bóyá bóyá ìrìn bóyún gá ti rú ó ti rú ẹbọ àmọ́yẹ ẹbọ so kíyàn àwọn so but kéyàn sáà fọ̀rọ̀ wọn lẹ̀ fọ́lọ̀ so but kéyàn yọ tí ẹ̀ kó o rí wọn dáadáa kó sọ wọn kó ṣe gbogbo ẹ̀ so but tí súnmọ́ Ọlọ́run bá ní pé tí nǹkan bá tún ti dẹ̀ àwọn tí ó gbóònú rẹ̀ òun ní dànkan mọ́ àwọn òní mọ́ <laughs> bí nǹkan bó ṣe gbóná tó so illa man rahimallah wọ́n ni kásàlàyé rẹ̀ fáwọn èèyàn wa nad'u ila Allah kápẹ́pẹ́ lọ sójú sọ́dọ̀ Ọlọ́run Ọba ala basira lórí ìmọ̀ hatta nuslim a títí tí hatta nusallim títà fìlà wa yusallimu Allahu bina Ọlọ́run bó sì fi wá la àwọn èèyàn man sha'a min ibadihi àwọn tó innal amra khatirun jiddan alamari o dangerous gan fa nawaqidul islam àwọn tó tún ba islam jẹ́ o kama sabaqa ge ba ti sọ síwájú hiya mufsidatuhu on àwọn kan tó man destroy rẹ̀ wa mubtilatuhu àwọn kan tó man nullify rẹ̀ faman aslama en tó bá gba islam wa shahida an la ilaha illa allah ó sì jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àfi Ọlọ́run ba wa anna muhammadar rasulullah ó sì jẹ́rìí pé muhammadu isi Ọlọ́run ba ni o

so yálà ó mọ̀ ní kò mọ̀ ní so kó yẹn watammat kalimatu ọ̀rọ̀ náà bá ti parí so ọ̀rọ̀ náà bá ti parí pé la'amla anna jahannama min aljinnati wan nasi ajma'in so bóò ni yóò ṣe tàhá kọ́kọ́ táwọn yóò bá ṣẹbọ gan bóò ni resí oná rẹ̀ 99 sí wọ́n àwọn sì ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò tí wọ́n bá ṣẹbọ so súnnà ọlọ́wọ́ bá ní o so wọ́n ni بناقض من هذه وهو يدري أو لا يدري فيكون مرتدا يو أدني توفي تفسيله وفي عداد الكافرين يو أنينو عم تسكيني تاتي دي كفري وني ونواقض الإسلام كثيرا أما قطوهم با إسلام جبقوا جان أوصلها بعضهم إلى أربعمائة àwọn míì wọ́n padà gbé ilé lẹ́wù pé 400 ولكن walakin walakin ahammaha àwọn èyí tó ṣe pàtàkì jù àtàwọn tó dangerous jù hadhihi al-ashara àwọn mẹ́wàá yìí allati dhakaraha ash-shaykh al-imam al-mujaddid muhammad ibn abdul wahhab rahimahullah nasihatan lil umma wadda kore láti fi ṣe al umma lánfààní ni wa khawfan ala àti ìpáyà fún al min al wuqu'i fiha nínú ibosinu rẹ̀ wani fa huwa innama katabaha wa qaw wa adhharaha wasi bihan e nasihatan lil umma láti fi gba al'umma níyànjú ni wọ́n ni wa khawfan alayha àti láti wọ́n páyà lórí ẹ̀ wa ishfaqan alayha ishfaq kí wọ́n kí ẹ̀ fún al'umma ni èyàn kí ẹ̀ fún nǹkan ni ṣe wọ́n nẹ́bì sallallahu alaihi wasallam yóò bá nẹ́bì ṣe ń jú ara rẹ̀ pé bí mo ṣe dà gẹ́gẹ́ bí ni pé mo desert àwọn esunsun gbogbo ẹ̀mọ́ra wọ́n fẹ́ mọ́ wọnú náà wọ́n gbá wọn pé ẹmọ́wọ̀ ẹmọ́wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé òun ṣe rí ẹgbẹ́ àwọn tán sọ pé ẹmọ́ wọ́n yẹn lọ́dọ̀ àwọn esusun yẹn àbí gbogbo àwọn ẹran ìra gbogbo ọ̀tá ni ó ah, tó rí pé àwọn náà jogún sí àwọn Ànábì Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ni láà annahu la annahu yukaffiru al-muslimin Shaykhul rawagun o jẹ́nu ẹni tí ń pè àwọn mùsùlùmí kéfèrí kama yaqulu a'da'uhu gẹ́bà wọn tàà rẹ̀ sí mọ́ ń sọ wa khusumuhu àtàwọn àwọn olùbá wọn kó wa innama yansahu al-muslimin wọ́n gbà mọ̀nà fáwọn musulmi ni o wọ́n ni wa yudhakiruhum wọ́n sì rán wọn létí wa yu'allimuhum so ilé ìjẹ́bọ́ jẹ́ insha Allah ta'ala ibi tàti dóní so wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣàlàyé annaqidul awwal so hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in na'am taloni be to subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant na'am na'am No, that's not in Yes, whether you know it or not, you don't, sometimes kufru still applies to that person. This, it is Sheikh Salih Fazanda. He has said it twice now in this book. Sawa on yediri, awla yediri. Either he knows or he does not know so kufru still, still follows, falls on him so then the, the question that comes to mind what of forgetfulness yes that or those are the cases that it may not fall on him but there are cases that he will not know and kufru will still be kufru will still apply to him so ask Allah to save us from that سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم